إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله dájúdájú gbogbo ọkọ̀ ẹ̀tọ́ lọ́wọ́ bá ní kan ṣoṣo ni ayin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala a sì wá àforíjì rẹ̀ àwọn ìrànlọ́wọ́ ọlọ́wọ́ bá a sì wá àbúdí ọlọ́wọ́ bá níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn sẹ́wa dájúdájú ẹni tọ́lọ́wọ́ bá bá tọ́sọ́nà kò sẹ́ni kan tó lè sírú ẹni bẹ́ẹ̀ lọ́nà ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni kan tó lè tọrọ ní bẹ́ẹ̀ sọ́nà mú jẹ́rìí pé kò sí nǹkan kan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ní kàtúsó mú sí jẹ́rìí pé annabi wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run sí ní pẹ̀lú ibadallah وتزودوا فإن خير زاد التقوى اللهم سبحانه وتعالى ní ẹ̀pẹ̀sẹ̀ ẹ̀pàlẹ̀má ṣùgbọ́n tó fi dájú kẹ́ fi pàlẹ̀má òun náà ni ìpáyà Ọlọ́run bá Ibadallah jẹ́ ká páyà Ọlọ́run bá ní kọ̀rọ̀ wa ní gbangba wa ní nígbàtàwọn yán rí wa ní nígbàtà nìkankan rí wa ní láàrin wa tọ́lọ́wọ́ bá ká páyà Ọlọ́run bá subhanahu wa ta'ala Ibadallah ìpáyà Ọlọ́run bá a máa bí àwọn wa àwọn àwọ orísìírísìí sí olùkwáyọ̀ ọlọ́wọ́ bá lẹ́mí tí ó ma hàn nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sì ma hàn nínú ìṣesí rẹ̀ kódà yóò ma hàn nínú ìbá àwọn èèyàn lò fayára akumullah anábíwa muhammad sallallahu alaihi wasallam ó sọ fún nínú hadithi anas ó ní inna ti jákàmù o ti lose hope nípa àwọn tí wọ́n kírun fọ́lọ́wọ́ bá ní pé wọ́n tún jọ́sì fún walakin fi tahrish bainahum so mọ́ ṣaitọ́nù sí ní ìrànkà pé à òun ma dáwà alálẹ̀ láàrin wọn ìwà tán fi ròyìn annabi sallallahu alaihi wasallam ni ìwà tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala pẹ̀kù sí inú al-Qur'an al-Karim ni khudh al-afu wa amuru bil urfi ọlọ́wọ́ bá ní ẹmú al-afu ìsàmójúkó ìyáfí ara ẹni bẹ́ẹ̀ sì ni ya pàṣẹ pẹ̀lú dáadáa Ànábì sallallahu alaihi wasallam sì ti sọ fún wa ní pé yìí tọ́lọ́wọ́ bá ti pa àwọn ànábì rẹ̀ láṣẹ Ọlọ́run bá sì ti pa ó ti fi pa àwọn olùgbàgbọ́ láṣẹ o Ọlọ́run bá ní wa'fu anhum wasfahu yáfi wọn bẹ́ẹ̀ sì ní kó sàmójúkò fún wọn nítorí náà ibadallah ìyáfi àwọn èèyàn inú àwọn ìwà tó dáa ni ìsìdúó ní bẹ́ẹ̀ sì ní kò bàbára ìjọmọ̀ ya mílòmílò èèyàn tí wọ́n sì nǹkan fún nípa ọ̀rọ̀ ayé gan ní tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn a sì dìímú a dìí sọ́kàn yóò bẹ̀rẹ̀ sí takọ ma ya rẹ̀ kò ní bá sọ̀rọ̀ mẹ́ kò ní bá sí mẹ́ fayarọ̀ akumullah anabi sallallahu alaihi wasallam ò fẹ́ báyìí fún wa anabi muhammad sallallahu alaihi wasallam gbogbo ń tafi ròyìn nígbàtí orí annabi sallallahu alaihi wasallam bó ẹ̀jẹ̀ wá ń dà látorí annabi sallallahu alaihi wasallam báyìí annabi sallallahu alaihi wasallam sọ pé allahumma gfiri li qawmi ọlọ́run bá yáfi àwọn èèyàn mi fa innahum la ya'lamun wọn mani fa yar'akumullah tí a bá fẹ́ kọ́ sí annabi sallallahu alaihi wasallam èyàn jẹ́ ni tí ó ma yáfi àwọn èèyàn yóò sì ma sàmójúkó láàrin lọ́kọ láyà ni láàrin olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ni gbogbo àwọn nǹkan báyìí àwọn ọ̀wà báyìí ni ó ma jẹ́ kí ìrẹ́pọ̀ kó ma wà kò ní jẹ́ kí shaitan kó rí tájẹ́tì rẹ̀ achieve láàrin àwọn ọmọ nabi adama faya ra'akumullah ima ṣe afu ima ṣe tasamuhu ima ṣe tajawuzu eléyìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'an al-Karim ní al-Mu'ta ala qadri al-mu'ti ẹni in tí wọ́n bá fún yàn ó dá lórí ẹni tó fẹ́ fún yàn kan ni ẹni in tí wọ́n bá fún yàn ó dá lórí ẹni tó fẹ́ fún yàn kan ni Allah bá wá sọ fún wa nínú al-Qur'an al-Karim faman afa wa aslaha fa ajruhu ala Allah wọ́n sọ pé wọ́n jẹ́ kó yé wa pé nígbàtí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó ti gbé ẹ̀san yìí lórí ara rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n nǹkan tó tóbi gan wájú Ọlọ́run bá subhanahu wa ta'ala ni èyí tó ga gan wájú Ọlọ́run bá ní Ọlọ́run bó fi san rú ẹni bẹ́ẹ̀ lẹ́san fayara'akumullah Ọlọ́run bá tún wa an ta'afu Ọlọ́run bá ní wa an ta'afu aqrabu littaqwa wa la tansawu ara yín kò mójú kò pé á ó sì ṣe báyìí kò mójúkò pé ah ó sì sẹ̀mí kò mójúkò pé ah ó sì sọ̀rún nǹkan báyìí pa mi aqrabu littaqwa òun ló súnmọ́ ìpáyà ọlọ́wọ́ bájú wala tansawul fadla bainakum ẹ má gbàgbé ọlá láàrin ara yín ẹ má gbàgbé àti máa ṣe dáadáa láàrin ara yín bákanáà fayarhakumullah anábíwa muhammad sallallahu alaihi wasallam tí annabi bá wà nípò agbára láti kókó gbẹ̀san lọ́dọ̀ àwọn èèyàn anábi sallallahu alaihi wasallam ìsẹni tí ó mọ̀ ọlọ́run ti káwọn náà mọ́kọ́lá lónìí mo ti rí ọmú adúrú tó ti ń ṣe fún mi láti jọ yìí ó ti wá dá báyìí yálà nígbàtí annabi wa muhammad sallallahu alaihi wasallam nígbàtí annabi sallallahu alaihi wasallam tí ó ṣe fatihu makka ó borí lórí ìlú makka annabi sallallahu alaihi wasallam wọ́n sọ fáwọn Quraishi pé man dakhala dara aba sufyan ẹni tó bá wọ ilé abu sufyanu fahuwa amin irọ́ ni bẹ́ẹ̀ ń bẹ fún bákanáà yà láwà aisha radiyallahu anha nígbà tó ròyìn annabi sallallahu alaihi wasallam wani kana annabi sallallahu alaihi wasallam laisa bi fahishin wala bi mutafahishin wala yujizi sayyi'ata bi sayyi'ati walakin ya'fu wa yuslih wani wani annabi sallallahu alaihi wasallam kèèsì ẹni ìbàjẹ́ ẹni tó níwà pálapàla lọ́wọ́ kèèsì sẹni tó ma ń dá àwọn wà san àìdá pẹ̀lú àìdá yálà nábi a máa foríjì àwọn èèyàn bẹ́ẹ̀ sì ni a máa sàmójúkò fayára akùnmọ́lá mélòmélò nǹkan tó ṣe pé àwọn nǹkan tí ó nítumọ̀ nínú ọ̀rọ̀ ayé tẹ́lómí dì sọ́kàn òun ni òjò kó bọ́mọ̀ yá rẹ̀ sí mọ́ mélòmélò nǹkan tó ṣe pé àwọn nǹkan tí ó nítumọ̀ nínú ọ̀rọ̀ ayé tẹ́lómí dì sọ́kàn ni òjò kó alábàgbé rẹ̀ sí mọ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala fẹ́ bẹ̀ fún wa ọlọ́ọ̀bá ṣe fẹ́ káyá fi àwọn èèyàn a ma sẹ́ra wa ìtọ́lọ̀bá subhanahu wa ta'ala sọ yẹn ọlọ́wọ́ sọ pé ala tuhibbuna an yaghfira Allahu lakum falyafu wal yasfahu ọlọ́wọ́ ni falyafu wal yasfahu ẹjí kan na ibadallah tí a bá ń wá foríjì ọlọ́ọ̀bá tí a bá ń wá ìgbéga níwájú Ọlọ́run bá subhanahu wa ta'ala kí yẹn yá fi àwọn èèyàn kí yẹn sàmójúkó kí yẹn má di àwọn èèyàn sọ́kàn kí yẹn jẹ́ kó lọ anábíwa muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa pé ma naqasat sadaqatun min malin kí yẹn má ṣe sàárà kò dí owó kó wa ma zada allahu abdan bi afwin illa illa izzan Ọlọ́run bó ní ilé ẹrú kún kankan pẹ̀lú pé kó yá fi àwọn èèyàn àyàfi Ọlọ́run bó lè kún ní iyì kíyàn yá fi àwọn èèyàn ọlọ́run bó fi léyàn kú ní yìí wa ma tawada'a ahadun lillah ẹnìkan ò ní rárá rẹ̀ lẹ́fọ́n ọba illa rafa'ahu Allah àfikó sí pé ọlọ́run bá subhanahu wa ta'ala gbé ga táwọn yẹn bá tó wá fẹ́ máa lálàsí wọn ní lẹ́gbẹ̀ẹ́ Sheikhul Islam tí ó sáwọn ní ẹmọ́ sọ́rọ̀ ìpa wọn mo ti foríjì wọn fayára akumullah gbogbo àwọn wà báyìí káwà náà ká múlò nínú sẹmiwa ká jẹ́ ni tẹ́mi rẹ̀ ó tutù tí ó ma dáríjì àwọn èèyàn tí ó ma sàmójúkó tí ò ní máa di Ọlọ́run bá fẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin wa ìfẹ́ ìlọsíwájú túnmọ́ ṣètọ́nù ò fẹ́ bẹ́ẹ̀ ṣètọ́nù ò fẹ́ bẹ́ẹ̀ ṣètọ́nù fẹ́ kó di ọmọ yá rẹ̀ sínú ó fẹ́ kó rò pé tó sì yẹn ó tóbi jù bó ṣe ṣe lọ ó fẹ́ kó máa wò pé ah, ẹnìkan ò lè fi wọ́wọ́lẹ̀ gbogbo àwọn nǹkan báyìí ṣètọ́nù fẹ́ gbìn sí hiya ahsan inna shaitana yanzagu bainahum sọ fáwọn ẹrú mi nígbé kan máa sọ èyí tó fi ń dáa jùlọ nú ọ̀rọ̀ èyí tó fi ń dáa jùlọ nú ọ̀rọ̀ ní kan sọ inna shaitana yanzagu bainahum shaitanu ó fẹ́ dáwà alálẹ̀ láàrin wani shaitanu fẹ́ dáwà alálẹ̀ láàrin wani ìtorí náà ibadallah kíyàn jẹni tí ó ma yáfi àwọn èèyàn ẹlẹ́mi tútù olùmójúkó kíyàn dáríjì àwọn èèyàn kíyàn sàmójúkó

Allah subhanahu wa ta'ala sì wájí ká jẹ báyìí fayá ra'akumullah amẹ́ríká tẹ̀lé orí pa ṣeitọ́n amẹ́ríká gbọ́rọ̀ sí ṣeitọ́n lẹ́nu níbi kó ma dá àdáwà alẹ́ àti ọ̀tálẹ̀ láàrin àwọn musulmi kó ma kọ̀yìn wọn síra wọn kó ma sọ wọ́n di ọ̀tá ara wọn kó ma sọ wọ́n di pé wọn ò nífẹ̀ẹ́ ara wọn kó ma sọ wọ́n di pé wọn ò fẹ́ bára wọn ibadallah tó bá ti jẹ́ ẹ̀tọ́ yàn fi ilẹ̀ fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala anabi muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa ó ní ah, ipa musulmi ti kò gbọ́dọ̀ ju ọjọ́ mẹ́ta lọ ipa musulmi ti kò gbọ́dọ̀ ju ọjọ́ mẹ́ta lọ pé àyìn ah, ìbá musulmi sọ̀rọ̀ ìyìn bá ṣe kò gbọ́dọ̀ ju ọjọ́ mẹ́ta lọ Ànábì sallallahu pé èyí tó fi wá ń dáa jùlọ nínú àwọn méjèèjì in tí ẹ̀sì islamu tó ń pè wá sí ìwà tó fi ń dáa jùlọ nìyẹn àwọn ọwà àwọn ọwà pánlé àwọn ọwà ọmọlúwàbí fayara'akumullah ẹ jẹ́ ká dún níma àwọn wáyí ẹ jẹ́ ká dún níma àwọn irú àwọn kẹbàí yóò jẹ́ kí islamu kó túnmọ̀ rẹ̀ wá sí lọ́kàn wa yóò jẹ́ ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله على فضله وإحسانه وأشكره على نعمه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في توحيده وإحسانه وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن اتبع رضوانه عباد الله indeed it is very important that the slave of Allah subhanahu wa ta'ala knows that Allah subhanahu wa ta'ala wants us to be one. Allah subhanahu wa ta'ala says in the Noble Quran, وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ Allah says, وَلَا تَنَازَعُوا Do not dispute with one another. فَتَفْشَلُوا so, so that you will disperse and then you will, all of you will go against one another. وَتَذْهَبَ رِيحُكُمْ And your oneness go away. وَاصْبِرُوا Be patient. Inna Allah sabirin. Allah subhanahu wa ta'ala is with those who are patient. Expect the reward from Allah subhanahu wa ta'ala. Expect the reward from Allah subhanahu wa ta'ala. Forgive your brother. Pardon your brother. This is what Islam calls to. This is what the Prophet sallallahu alaihi wasallam used to do. This is what the Prophet sallallahu alaihi wasallam would call the companions to. And that is why ibad Allah, Allah subhanahu wa ta'ala says, فَمَنْ عَفَى وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ Whoever pardons and forgives and rectifies, his reward is with Allah subhanahu wa ta'ala. His reward is with Allah subhanahu wa ta'ala. And what a very great reward such person will receive. فَيَرَعَاكُمُ Let us not be from those who will assist shaitan in fulfilling his objective. Because one of the objectives of shaitan is causing hatred amongst the believers. Shaitan has lost all hopes that the believers, they will ever worship him. But he is still hoping that they will they will, there will be fight and be disputes between one another. فَيَرَعَاكُمُ Allah. The Prophet sallallahu alaihi wasallam commands us of being humble, of being of pardoning one another, and of forgiving one another. And that is why the Prophet sallallahu alaihi wasallam himself, whenever he is in a position of power to punish some people, those who have offended him, or those who have transgressed against him, the Prophet sallallahu alaihi wasallam was merciful. The Prophet sallallahu alaihi wasallam was merciful, and, and such was the case of the Prophet and such was the case of the pious predecessors. فيارعاكم اللَّهُ Al-Imam Ahmad rahimahullah ta'ala would often say, I've forgiven those who punish me. I've forgiven them. I have, I, I have no dispute with them. I've forgiven them what they have done for me. And this is the case of the scholars. Because they are calling to the deen of Allah subhanahu wa ta'ala. It is the deen of Allah that concerns them, not their own personality or what someone has done to them. فَيَارَعَاكُمُ اللَّهُ Let us imbibe these characters. Do not let us break the ties of kinship because of little and petty matters, because of irrelevant things. Connect with your family. Connect with them. Connect with your brothers. Connect with your sisters. Try as much as possible to, to, to, to connect the ties of kinship. Do good to those who are, who are around you. Do not look at their foul behaviors. Correct them when you can and forgive them when they err. This is what Allah subhanahu wa ta'ala commands the Prophet sallallahu alayhi wa sallam. Ibad Allah, we should try as much as possible to desist from the path of shaitan, the path of Iblis, that wants us to fight one another, that wants us to hate one another, that wants us to be enemies to one another. Just like Allah subhanahu wa ta'ala says, فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ أَمِينٌ So Allah subhanahu wa ta'ala says that uh, whenever there is dispute between you and, and one another, then hold Allah subhanahu wa ta'ala as the protector. Hold Allah subhanahu wa ta'ala as the guardian. Hold Allah subhanahu wa ta'ala as the one who will uh, protect you. Ibad Allah. This is what Allah subhanahu wa ta'ala wants from us. Allah subhanahu wa ta'ala does not want us to hate one another, to have hatred to one another. La tabaghadu. That is what the Prophet sallallahu alayhi wasallam says. La tabaghadu wa la tahasadu wa la tadabaru wa la tanajashu wa la That is what the Prophet sallallahu alayhi wasallam says. Do not hate one another. Do not stone to one another. Do not uh, do not do not quarrel with one another وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا Be you, the slaves of Allah subhanahu wa ta'ala, be brothers. Be brothers. Ibad Allah. This is what we should imbibe in all our affairs. If you imbibe this in all our affairs, we should forgive people, easily forgive people when they hurt us. How many people are those that when they are driving and when somebody misbehaves to them, the next thing they will do is hurt our foul words. He will utter foul words. It will abuse the person to the, his last lineage. It will say so many things. How many people are, those? When those who are not up to them, when their servants or their, or their workers, when they misbehave, they, they do things improperly. They would talk. They would, they would lament and they would speak out against them. The Prophet sallallahu alaihi wasallam, Anas radiallahu anhu, stayed with the Prophet sallallahu alaihi wasallam, and uh, when he was describing the Prophet ﷺ said, there was never a day the Prophet ﷺ would say that, Anas, why didn't you do this? For something I did not do. And he would not tell him for something that I do, why did you do that? And whenever people were correcting Anas in, uh, in front of the Prophet ﷺ and telling him, you, you are with the Prophet, why are you doing like this? Then the Prophet ﷺ would, said, would stop them, would tell them to stop. I would say, لو, لو شاء الله لكان لو شاء الله لكان if Allah wanted it, it would have happened. If Allah wanted it, it would have happened. Ibad Allah, we should imbibe these characters, forgiving one another, overlooking one another, overlooking the fault of one another, not clinging to a person's mistake, not clinging to a person's errors. We should try as much as possible to be free-hearted, and we should try as much as possible to be, to be good to our fellow Muslims. Ibad Allah, this is how Aisha radiallahu anha, anha described the Prophet sallallahu alayhi wa sallam. That the Prophet ﷺ would not, re, would not uh, reward evil with evil. But the Prophet ﷺ would reward evil with good. And that is what he would do with the, with the, with the mushrikun. Those who torture the Prophet ﷺ in so many battles and making him face so many hardships. Yet when the Prophet ﷺ had power over them, when the Prophet ﷺ had the ability to punish them, when the Prophet ﷺ had the ability to destroy them, the Prophet wasallam said, you are saved. You are, you are in security. No one, nothing will harm you. Ibad Allah, let us imbibe all this. Let us follow the path of the Prophet wasallam. That it is only a lowly person that takes, that seek after vengeance, that seek after, after taking revenge, and is never pleased unless such person he has afflicted an evil upon someone that offends him. This is no one except a companion of Iblis. The Prophet wasallam says, ليس الشرير بسرعة it is not a powerful person it is not a powerful person that can easily wrestle people and he can easily easily overtake them and overpower them in fighting them ولكن الشرير but the powerful person الذي يملك نفسه عند الغضب it is, it is a person that has control over his own soul whenever he is angry fayaraakum Allah. let us remember that kama تدين تدان the same way you are doing to people is the way people are going to do to you Kama tadinu to that. The same way you are doing to people is the way people are going to do to you. So if you want people to forgive you also and pardon you when you offend them, then forgive people also and pardon them. هذا والله أعلم اللهم آت نفوسنا تقواها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة Wa ahsin lana دنيانا التي fiha ma'ashuna. واجعل الحياة زيادة lana fi kulli khayr. والموت راحة لنا من كل شر اللهم اغفر لنا يا رب العالمين اللهم عمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهديهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في كل مكان اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا إلا يسرته لنا وقضيته لنا يا رب العالمين اللهم أغثنا اللهم أغثنا أغثنا اللهم أغثنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد